بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك فون الله سبحانه وتعالى lórí àwọn orí rẹ̀ tó ga tó ṣe pé tí a bá ń kà wọn a lè kà wọ́n tán àwọn àánú Ọlọ́run wa subhanahu wa ta'ala lórí wa ìdẹ̀ra rẹ̀ orí rẹ̀ àti àbú Ọlọ́run wa wa ta'ala àti sátúrò ọlọ́run ọba lórí wa tó sì pé lawláhù tí bá sì sátúrò ọlọ́run ọba subhanahu wa ta'ala mastata'a ahadun an yajlisa ilayna ẹnikẹ́kọ̀ọ́ nílé jòkó tí wa nítorí àwọn ẹ̀sẹ̀ ọwọ́ wa so orílẹ̀ ni látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni pé a tún rí bí jòkó lónìí láti wá ìmà nípa ìsìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ibi tí àwọn aláyé tí wọ́n ti ń sá lẹ́yìn ayé wọn àwọn salam pa tètè bó ní a sì gbọ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá yé bó ní ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sì yé wa bó ní a sì là láyé yìí bó láti dọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ọlọ́wọ́ bó sì gba iṣẹ́ wa so eléyìí nínú àwọn mọ̀kọ́sìtì tó ga jùlọ ni ọ̀ tó ṣe pé ẹni tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá tọ́ sí àpẹẹrẹ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ ni àti pé Ọlọ́run bá fẹ́ dáadáa fún so anabi sallallahu alaihi wasallam sọ pé nínú hadithi muawiya ibn abi sufyan anabi sallallahu alaihi wasallam sọ pé man yuridillahu bihi khayran yufaqihu fi din so àti hadithi abu huraira radiyallahu anhu nípa pé من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة so kò sẹ́ni tọ́lọ̀ ọba ma ń gbé sójú ọ̀nà mọ́ àyàfi ẹni tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fẹ́ dáadáa fún naam ibi tá ti wá tẹ̀síwájú àbí ibi tá ti bẹ̀rẹ̀ lónìí tó ṣe pé à ń tẹ̀síwájú náà ni òun náà ni ibi ìpìlẹ̀ wa ibi tawhid ibi àkídà bó láti mú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lẹ́yọ kan ṣoṣo bó ní àwọn gbàgbọ́ àwọn nǹkan tó jẹ́ arkanul iman bó láti gbàgbọ́ nú wọn bó sì tọ́ àti bó sì yà so òun láfi bẹ̀rẹ̀ so tíra tí a ń wò òun náà ni tíra sheikh ubaid so ibn suleiman aljabiri rahimahullahu ta'ala wa ghafara allahu lahu so تكحيل العينين بشرح عقيدة الرازيين so تكحيل العينين so بش, uh, بشرح عقيدة الرازيين ibi ta kala sí tí ma gbàgbé òun náà ni wà náà sún mu'minuna fi ahkamihim wa mawarithihim wala nadiri ma hum inda Allah ṣe bí ta dínà ni page 188 so wà náà sún ẹni na'am bóòlẹ̀ sí máa fún ok alhamdulillah masha Allah ọmọ ìyá tí ò sí láàrin wa ni wọn àwọn tó wà láàrin wọn ò sí rántí ibi tá dégà wallahu almusta'an so ito ma ń sọ nìyẹn pé nípa of course èyàn jama kankan èyàn fúnra rẹ̀ jama kankan èyàn ṣe olùmọ̀ èyàn ṣe kankan but bọ́lá ọba subhanahu wa ta'ala sí ma ń fún fàdúrò rẹ̀ fẹ́ni tó bá wọ ẹ̀rẹ̀ lómi ojoojúmọ́ ní jòkó tẹ́ ni ẹnìkan tó ń kàn wá láti bìkan tú ẹni tó wá láti bí kan lọ́nà ọbú fi tan ìmọ̀ ẹni ẹka ọ̀nà ọba subhanahu wa ta'ala yaf'alu ma yasha so ìkìláàsì ṣe pàtàkì gan ìkìláàsì ṣe pàtàkì gan èyí ó dé pẹ̀lú ìkìláàsì yàn ibi tí sẹ́yìn ò lè gbìyànjú so um, so ibi tá dé eléyìí nasiha tẹ́yàn kan fi yàn so ibi tá fẹ́ bẹ̀rẹ̀ lónìí ó ní wala nadri ma hum inda Allah so ní pé ó ní ṣe pẹ̀lú nǹkan tí wọ́n gbà wá látọ̀dọ̀ Ar-Raziyayn ni Abu Hatim àti Abu Zur'a ní pé wan-nasu mu'minuna fi ahkamihim wa mawarithihim àwọn èèyàn mùmíní ni wọ́n níbi ìdájọ́ wọn àti níbi ogun wọn wala nadri ma hum 'inda Allah so sheikh sọ pé annasu bíbà àwọn kíni al-muslimun so annasu tó ń gbà lérò bíbà kíni àwọn muslimun wọ́n sì ṣàlàyé káfíra àti àkídà wa sí kẹfẹ̀rí so òun náà ni wọ́n sọ papọ̀ méyìí tó ti síwájú rí pé wala nadri ma hum inda Allah wípé àmọ́ ah, bọ́n sì jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba faman qala innahu mu'minun haqqan ẹni ah, fahuwa mubtadi'a so wọ́n gbà wá látọ̀dọ̀ al-imamayn ar-raziyayn ní pé irú ẹni bẹ́ẹ̀ mubtadi'a ẹni tó wá sọ pé fahuwa mubtadi'a ومن قال هو مؤمن عند الله ẹni tó sọ pé mùmìnì lòun lọ́dọ̀ ọlọ́run ọba فهو من الكاذبين nínú àwọn òpòrọ́ ni ومن قال هو مؤمن بالله حقا ومن قال هو مؤمن بالله حقا فهو kíni فهو مصيب yà wò pé ah kíni àwọn kíni gbogbo àwọn kan yẹ wò wọ́n aláwọ̀kọ́ إنه مؤمن حقا فهو kíni فهو مبتدع torí pé a nídìí láti kọ́kọ́ gbọ́ nǹkan yé before ká tó gbọ́ àlàyé rẹ̀ gan yé tí wọ́n bá gbọ́ yé ìwọ́n kàn mọ́ gbọ́ púpọ̀ so innahu mu'minun haqqan fahuwa mubtadi' wa man qala huwa mu'minun 'inda Allah fahuwa kini fahuwa minal kadhibin wa man qala huwa mu'minun billah haqqan fahuwa kini fahuwa musib so sheikh obeid náà ni ó sàlàyé rẹ̀ fún wa wọ́n ni qawluhuma wọ́n ni gbólóhùn àwọn méjì tán sọ wala nadri ma hum 'inda Allah ní pé àmọ́ báwọn mùsùlùmí ṣe jẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba li anna ilmana torí pé ìmọ̀ wa bi halihim nípa ìṣesí wọn far'un anil ilmi bi sarairihim so ó jẹyọ látara ìmọ̀ kọ̀rọ̀ wọn ni ìmọ̀ ìṣesí wọn ẹ̀tútún ló jẹ́ fún ìmọ̀ kíni ìmọ̀ kọ̀rọ̀ wọn ìmọ̀ kọ̀rọ̀ wọn lẹ́yìn fi mọ̀ kíni lẹ́yìn fi mọ̀ ìṣesí wọn so yí kò bá dáta bá ń tẹ̀lé pẹ̀lú ká máa wo tíra ní òun ló fi ń dájú òun ló wà adúbàtù fún ẹ̀kọ́ so òun ló wà adúbàtù fẹ́kọ̀ ẹni tó bá ní kó sẹ́ndẹ̀ sí group sí àwọn yẹlẹ́ máa tẹ̀lé so òun ló wà adúbàtù ọlọ́wọ́ bá nínú nínú kọ́dà lọ́rọ̀ èmi náà tiẹ̀ tún èmi náà gbàgbé tíra mi náà sí so Allahu al-musta'an so a kí ló kọ́ so wọ́n ní torí pé ìmá hálù mùsùlùmí o ó ń tẹ̀lé gíní ó ń tẹ̀lé ìmọ́gíní ìmọ́kọ̀rọ̀ rẹ̀ ni torí pé annásu bilkini bí sara'ir so in tẹ́yìn ó fi ma àwọn èèyàn ní kọ̀rọ̀ wọn kéèsé kíni kéèsé tí wọ́n sí gbangba ọ̀yí so kéèsé tí wọ́n sí gbangba in tẹ́yìn ó fi ma èèyàn ní kíni kọ̀rọ̀ rẹ̀ kọ ayinikan wa makọ̀rọ̀ wa sara'iru gha'ibatan anna kọ̀rọ̀ sí kíni ó pamọ́ sí wa so fanahnu lana ma'a ha'ulahi halatan so pẹ̀lú àwọn mùsùlùmí o ìṣesí ní méjì láàmà ní pẹ̀lú wọn ihdahum aláwọ̀kọ́ alhukmu ala zahirihim gbangba wọn láàmà fi bá wọn sí in tó bá fi hàn wá láàmà sí kìnnì láàmà fi bá sí athani nakilu sarairahum ila Allah káfi kọ̀rọ̀ wọn lẹ̀ fọ́lọ́wọ́ bá wàlá nádìrí máa hùm àlè àmá tí wọ́n wà lórí ẹ̀ mílùú mílùú èèyàn tí yìí wò pé á ah, kò tí ẹ kò sincere ó sì wà sincere lọ́dọ̀ Ọlọ́run Ọba mílùú mílùú èèyàn tẹ́sì wò pé á ah, ẹ́ eh, láì ó ní ikhlas kò sí kò jámọ̀ kankan báyìí nínú ikhlas lọ́dọ̀ Ọlọ́run Ọba so kí ló kọ rẹ̀ kìí ṣe ah, Ọlọ́run Ọba fún wa wọ́n ni nákìlù sarairahum ila Allah kọrọ àwọn èèyàn káfílẹ̀ fọ́lọ́n wala nadiri ma hum alay àmà tí wọ́n wà lórí ẹ̀ wa amruhum ila Allah alámàrí wọn kásíkín káfílẹ̀ fọ́lọ́n fa mathalan lápẹẹrẹnsìn man ra'aynahu ẹn tabari ya'tadul masajid tó ma síkín tó ma dún ní ma àwọn masalasi wala tafutuhu ma'al imami raka'a raka'a kan òkín síkín kò kín fò pẹ̀lú imamu asnaina alayhi khayran asikini ayin wa ma lana min sha'nihi fi batinihi shay ṣùgbọ́n àmsíkini a makọrọ rẹ̀ ahuwa mukhlisun yálà kini yálà o wá sincere ni aw mura'in abikini abun sikari mi lam nukallaf bi hadha ọlọ́wọ́ bó gbélé bọ̀ alọ́nà gbogbo ẹni tó bá tó wá sí kini tó bá fi ṣe pé kọ̀rọ̀ àwọn èèyàn ní ń wákìí so in táwọn èèyàn gbà lérò lẹ́yìn iṣẹ́ ní ń wò so ó ti làbọ́ra ẹ̀ lẹ́nu iṣẹ́ tọ́lọ̀wọ̀ bọ̀ fún wọn ni thumma dhakara al-musannifu wọ́n lè rẹ̀yìn náà ẹn tó kọtíra dákọ̀ anil imamaini so látọ̀dọ̀ àwọn imamaini ar-Raziyayn mas'alatan ukhra mas'ala mi tatba'u hadhihi tó sì kí ni tó ń tẹ̀lélé so tó ń tẹ̀lélé bí alámọ̀rí yìí ṣe bó ṣe kéré tó láti lò yìí bó ṣe kéré tó yìí bó ṣe ṣọ́ọ̀tì tó nọ́ọ̀rọ̀ ìpé wala nadri ma hum inda Allah tí wọ́n sọ pé al-hukmu ala zahirihim àti nakilu sarairahum ila Allah wallahi ọ̀pọ̀lọpọ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìnira ẹni sínú ìmá wákọ́rẹ̀ ẹni kí ìmá gbídájọ́ lórí ẹni pẹ̀lú àbòsí wallahi tó fà ní ọ̀ sarair so kí ẹ máa in tó ṣe pé Ọlọ́run ọba tá sọ pẹ̀lú ilmu rẹ̀ kí ẹ fẹ́ tàwálà rẹ̀ bẹ́ẹ̀ni ẹni tó bá fi dáadáa hàn wá nusni alayhi kíni khairan ẹni tó bá fi sàbúrú tó bá tó bá fàbúrú hàn nusni alayhi sharran oye tó bá dìzáàfù shar so kò sínú sẹ́wà kọrọ àwọn èèyàn ètò kan wà náà ní kékíní ètò kan wà náà nìkan tó bá fi hàn wá bó sí máa ń ṣe kò jọ wo nínú ìwà àwọn ẹlòmíì nínú wa àwọn ẹlòmí nínú wa àwọn àwọn ọ̀ràn mí ọ̀tọ́ pé mùjámálà pọ̀ nínú ìṣesí wọn gan mùjámálà pọ̀ gan nínú wọn ìṣesí wọn mùjámálà ní pé kí ẹ máa ṣe kí ẹ máa wà flattering kí ẹ máa flatter àwọn èèyàn so ó pọ̀ nínú ìṣesí wọn kí á wò pé à ah, gbogbo ohun tó bá ti ń ṣe kò lè ju báyẹn lọ wẹ́ẹ̀rà sí ẹlòmí ìṣeré kò rí bẹ́ẹ̀ so kọ̀rọ̀ àwọn èèyàn kí ẹ filẹ̀ fọlọ́wọ́n bá lókùnbà tó bá ti jẹ́ dáadáa kí ẹ gbé lórí so wọ́n ni thumma dhakara al-musannifu wọ́n lẹ́yìn náà ẹni tó kọtíra ibn abi hatim wọ́n ló dákọ̀ anil imamain ó dákọ̀ látọ̀dọ̀ imamain mas'alatan ukhra mas'ala mi tatba'u hadhihi tó tẹ̀lélé wa hiya hukmul mar'i ala nafsihi bil iman òun náà ni kí ẹmọ dájọ́ lórí ara rẹ̀ pé múmi nílò wa sọmrí rẹ̀ náà ni pé anna man innahu mu'minun ẹni tó sọ pé múmi nílò wọn yàní annahu yadinu lillahi azza wa jalla bil islam nípa òun ṣe kíni òun ṣe ẹ̀sìn fọ́lọ́wọ́ bá pẹ̀lú islam yukhlisu al-a'mala lillah ó fọ́sẹ́ mọ́ fọ́lọ́wọ́ bá wal mutaba'ata li rasulihi sallallahu alaihi wasallam ó sì fọ́ ìtẹ̀lé fún annabi nìkan ṣoṣo wa yaf'alu al-awamir ó sì ń ṣe àwọn nǹkan tọ́nà ọba paláṣẹ wa yajtanibu an-nawahi ó sì ń jìnà sí àwọn nǹkan tọ́nà kọ̀ fún wa hadha huwa al-mu'minu eléyìí lólùgbàgbọ́ fi kitabillah nínú tírà ọlọ́run ọba wa sunnati rasulillahi sallallahu alaihi wasallam àti sunna òjíṣẹ́ ọlọ́run ọba fala haraja alaihi fi qawlihi hadha so kò sí kò sí blame lórí ẹ̀ kò sí wàhálà lórí ẹ̀ níbi gbólóhùn rẹ̀ yìí amma tazkiyatul mutlaqa ṣùgbọ́n kí yẹn kàn máa yìnra rẹ̀ pẹ́ńbélé ka an yaqula innahu mu'minun haqqan aw huwa mu'minun inda Allah fa hadhihi hiya allati يستنكرها أهل السنة إلى إلى أن سنة كل عارف فالعبارة الأولى بلو على وقوك يسقي إنه مؤمن حقا فيها تزكية للنفس سو إن بنو لكني تزكية للنفس والنبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم سقي لن يدخل أحدا عمله الجنة أني ككو كسني ككو تسقي سير يقبل الجنة kò sẹ́ni kankan tó ṣe pé iṣẹ́ rẹ̀ ní ó ṣe kíni ní ó gbé wà aljanna qalu wala anta ya rasulallah wọ́n ní àti rẹ́nà ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba qalu la wala ana kódà àti mi gẹ́nà illa an yataghammadani illa an yataghammadani yallahu bi fadlin wa rahma àyàfi kọ́lọ̀ ọba kó bò mí pẹ̀lú ọlá àti kíni àti àánú rẹ̀ lakin yajuzu an yaqul ṣùgbọ́n ó tọ́ láti sọ pé ana mu'minun walillahi alhamd mùmìnì ni ní mo dúpẹ́ fọ́lọ́run ọba ana ala sunnatin walillahi alhamd mo wà lórí sunna mo dúpẹ́ fọ́lọ́run ọba ọpẹ́ ni fọ́lọ́run fayudhiru faqrahu ila Allah kó máa fi ìníbùkátà sọ́lọ́run ọba kó máa fi hàn ní gbogbo ọba wa i'tirafahu lahu àti kó máa ìjẹ́wọ́ fọ́lọ́run kí ẹ máa fi hàn ní gbogbo ọba kí ẹ kà máa sí ń kọ̀rọ̀ nìkan so àmọ́ tó bá ti di gbangba ah èmi mo sílé ìmúsílé man ant taniọ́ orí kankan sí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló jẹ́ kó rọrùn wọ́n ni wa i'tirafahu lahu bil fadli alayhi kí a ma kọnfẹ́sì fadlu fọ́lọ́wọ́ bá kí a ma fi fadlu kulluhu lillah kí a ma fi nílẹ̀ fọ́lọ́wọ́ bá amma qawluhu ana mu'minun haqqan fa hadha mubtadi' ni pé lima fi dhalikum min tazkiyati nafs wọ́n ni torí nǹkan tó wà nílé nínú kíni nínú tazkiyatu nafs àwọn olùmọ́ sàlàyé pé eh, àlàyé Sheikh Ubaydin àwọn olùmọ́sàlàyé wájú mi ti eléyìí tó fi jẹ́ kíni tó fi jẹ́ tó fi sọ pé mubtadi'a ni torí pé kíni torí pé kò sọ nǹkan tí ó gbàgbọ́ nù rẹ̀ torí pé kò sọ kíni kò sọ nǹkan tó gbàgbọ́ nù rẹ̀ innahu kíni innahu mu'minun haqqan ọ̀yí torí kò sọ nǹkan tó gbàgbọ́ nù rẹ̀ ó kà sọ pé innahu kíni mu'minun ni ọ̀yí so mu'minun bi madha mu'minun bi kíni wọ́n dàbí kí n sọ pé kíni torí pé ó ti padà di àwọn kílòkọ rẹ̀ àwọn alifáàfù kọ̀kan wà tó ṣe pé láyé annabi sallallahu alaihi wasallam kò sí ìjú pẹ̀lú rẹ̀ tí a bá sọ wọ́n gba gbé lórí kíni lórí mahmal dáadáa náà ni bọ́ tó ti padà di nígbà tó ti pé àwọn bídá àwọn yọ gbogbo àwọn sàhábà tí wọ́n gbà wá lọ́dọ̀ wọn al-Qur'anu kíni kalamullah náà sọ so èyí tí a tún lè rí tí ó tún kún ni pé munazzalun oye so but ní àsìkò àwọn imam ahmad àsìkò àwọn imam uh, shafi'i àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó padà di pé kíni munazzalun gairu kíni gairu makhluq ó padà di pé tó bá kan sọ pé alqur'anu kalamullah so padà di pé kíni èyàn ṣe waqf bákan náà ni irú eléyìí náà oye so bákan náà ni kíni bákan náà ni a irú eléyìí náà torí pé àwọn mọ́rújí àwọn padà dé lẹ́wù pé àwọn kankan sọ pé ìmáànù tó bá kàn ti gbàgbọ́ àwọn mìkan sọ pé tó bá ṣe kíni tó bá ti ní máàrífà máàrífà bí máàdá máàrífà pẹ̀lú kíni kódà wọn ò dákọ máàrífà pẹ̀lú Ọlọ́run Ọba Abul Hasan al-Ash'ari ó narí ti ilé nínú al-maqalat ó sẹ̀ ó dẹ̀ fi sí ó fi tì sí kíni Jahm ní pé àkídà Jahm kà sí kíni mujarrad máàrífà kí wọ́n sọ pé à ah, ma'arifa orí so mujarrad ma'arifa àwọn ìlúmínà wà tí wọ́n sọ pé kíni mujarrad kíni mujarrad imani imani pẹ̀lú kíni so imani pẹ̀lú kíni imanu pẹ̀lú kíni so in táwọn afáfi sọ pé kíni ẹni tó bọ́ níwájú mi tí wọ́n fi sọ nìyẹn pé ẹ̀lọ́ pé innahu mu'minun haqqan fahuwa kíni fahuwa mubtadi' torí pé òun àwọn murji'an so òun ni ojú ọ̀nà àwọn kíni òun ni ojú ọ̀nà àwọn murji'an sákan gbà pé mutlaqu iman so mutlaqu iman iman pẹ̀lú kíni mutlaqu eh, ma'arifa mutlaqu ah, i'tiraf so wajhu mi tí wọ́n fi sọ nìyàn so wajhu mi tí wọ́n fi sọ nìyàn but gbogbo ánà lámà pé ah, nínú ọ̀rọ̀ àwọn sálàfù rere kódà nínú àwọ̀rọ̀lọ́wọ̀ bá subhanahu wa ta'ala so àwọn nǹkan tí ó lè máa tọ́ka sílẹ̀ so ó wà nínú ọ̀rọ̀lọ́wọ̀ bá subhanahu wa ta'ala so nípa pé mu'minun so àti nínú ọ̀rọ̀ nabi sallallahu alaihi wasallam náà so àti nínú ọ̀rọ̀ nabi sallallahu alaihi wasallam náà a máa ríru àwọn kan báyìí so mu'minun wa huwa mu'minun so in kuntum in kuntum kini mu'minin so in kuntum mu'minin so in kuntum mu'minin ló wà so Ọlọ́run bá kun wá kini mu'minin bí tẹ́ bá jẹ́ mu'minin oyi so um, قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى لل للمؤمنين oyi so but in tó fà gẹ́gbẹ́ isi pé yìí ó rí inú Kùránà pé kíni hatta yasma kíni hatta yasma kalam Allah so but ó ti padà rí pé kíni tí wọ́n pé kalam Allah ó sì wákù ni torí pé kíni torí pé wọ́n ti wọ́n ti lo ọ̀rọ̀ Ọlọ́run Ọba síbi tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lọ sí síbi tó jẹ́ ní àkídò rẹ̀ so yé báyìí so ìdí tí wọ́n fi sọ ilé ènìyàn ìdí tí wọ́n fi sọ ọ̀rọ̀ yìí nìyàn so sọ́lá pé ọ̀rọ̀ yìí wá ní mahmal pé ah a lè má fẹ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní mubtadi'a so wá túnmọ̀ pé gbogbo nǹkan yòókù tó wà nú Aqeedatul Raziyayn ní gbogbo ẹni wọlé torí pé nǹkan táwọn bídá àmọ́ ń ṣe ni pé wọ́n lónú àwọn àwọn kútùbù súnnà àwọn tíra àwọn tíra tán tó kọ fún i'tiqad wọ́n wá wá àwọn nǹkan tó ṣe pé wọ́n lè sá sí lẹ́yìn bẹ̀ ẹ mọ̀ wọ́n sì wọ́n ni al-Imam Barbahari ẹ wọ al-Imam Barbahari al-Imam Barbahari sọ pé gbogbo tó wọ́n bá kọ sínú tíra ìtọ́ bẹ́ ìtakò kankan bẹ́ẹ̀ ọ̀yí bó tó bó ìtakò gan bẹ́ ó sì fi sínú tíra ọ̀rọ̀ masala fún wa mẹ́ ó tún fi àwọn masala àwọn masala mi tó yí pé masala fiqhiyya ni ó fi síbẹ̀ wọ́n wà mú ilé ìtawà sọ ní pé sílé ìgangan ni ọfẹ́ àbí sílé ìgangan náà ni ilé ìgangan kò sí problem but in tí wọ́n ń sọ ni in tí wọ́n gbà lérò jù bẹ́ẹ̀ lọ in tí wọ́n gbà lérò jù bẹ́ẹ̀ lọ wọ́n fẹ́ fi dá gbogbo nǹkan tí alimọ́ bàbá harin sọ ni ẹwọ́ wọn náà sí wọ́n ni usulu sunna imam ahmad so wọ́n ni imam ahmad dákọ̀ àwọn nǹkan mi tó pé kílùkọ́ rẹ̀ tó pé mas'ala tó pé ẹ̀sìláfù wà ń bẹ́ẹ̀ ni so ṣe bá sọ pé ẹni tí ó bá jẹun súnà ó gbọ́dọ̀ gba gbogbo ẹ̀ àwọn èyí tó wá ní ẹ̀sìláfù yìí kọ́ àwọn èyí tó ní ẹ̀sìláfù yìí mú wọn wá sọ ní ìṣù pẹ̀lú kankan mímọ̀ ẹwà bí àwọn ó fẹ́ fi yẹn dánù ní irú mìíràn láàrí nínú àwọn tó bá sọ nǹkan báyìí torí pé wọ́n ni ẹwàwò ẹwàwò ẹwàwò ẹwàwò àwọn àrọ̀zìyẹ́ tó sọ pé adrakna al sọ pé innahu mu'minun haqqan fa ayé rẹ̀ ló sẹ̀mí ẹ wo àwọn èèyàn ẹ báwọn èèyàn ṣe ya ọ̀tọ̀ ọlọ́run fa ọ̀tọ̀ ẹ̀sìn ọlọ́run ba ẹ dákun bó nínú àwọn ilé ìbísẹ̀ lè jẹ́ muhaddith àwọn tán gbéra wọn kalẹ̀ láti wó ẹ̀sìn ọlọ́run ba ẹwùn tó ẹwùn bọ́n sí máa ń ṣe nìyẹn bọ́n sí máa ń ṣe nìyẹn wọ́n wà ní ẹwù ẹwù nǹkan tó kọ sínú tíra pé ní pé so ma mú gbogbo ẹ̀wà gbogbo ẹ̀ náà yóò tún fi já hujja against rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá nígbàtà bá fẹ́ rojọ́ lọ lórí so kọ́lọ̀wọ́ bá kó sí wá nínú àwọn tí ó mọ́nà so wọ́n ni wal ibaratu thaniya tọ́lọ̀wọ́ bá bá sí wá nínú àwọn tí ó mọ́nà so wọ́n ni wal ibaratu thaniya wọ́n ni gbólóhùn ẹlẹ́kejì wọ́n ni huwa mu'minun 'inda hukmun bil ghaib pé dájọ́ sí nípa kọ̀kọ̀ yánnahu la yadiri an imanihi inda Allah torí kò nímọ̀ nípa ìmánì rọ́dọ̀ ọlọ́run ọba wa huwa azhara al-iman so ó kàn fi ìmánì hàn ní pọ̀sọ́nà ọba gba ìmánì rẹ̀ ṣé ìmánì lọ́dọ̀ ọlọ́run ọba ṣé yóò tán lórí ìmánì lọ́dọ̀ ọlọ́run ọba ṣé yóò tán lórí ìmánì lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba nìkan ló mẹni tí ó tán lórí ìmánì wallahi mélòó mélòó nǹkan tẹ́lómi ó ṣe nù kúfùrù tó ṣe pé kò ní túbá pẹ́ kótókó ó ti ẹ̀tọ́ alìstihzáhù pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn mílù mílù ó gbà tó wípé a kàn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́ bá láàmà fi sáwàdà istihzáhù ó wọ ó wọ whereas nínú àwọn kan tí Sheikh Abdullah sọ ni pé istihzá a ní ẹni tó tó fọ́nì ní pé àwọn Yorùbá á tún mọ́ kọ́ àwọn èèyàn lákìídà inú bí tá ti kọ́ àwọn èèyàn lákìídà láti mọ́ sẹ̀fẹ̀ gbogbo àwọn bàbá múfútí a mọ́ kọ́ àwọn èèyàn ní a mọ́ kọ́ àwọn èèyàn ní àkìídà ibi tá tún kọ́ àwọn èèyàn lákìídà láti tún mọ́ sẹ̀fẹ̀ láàmọ́ fẹ̀sẹ̀ wọn bá ṣe rí láàmọ́ rẹ́rìn láàmọ́ sí gbogbo ẹ̀ so ma hakadha kana maja eh, majalisu salaf so ìjòkó àwọn salaf kẹsí bó sí máa rí nìyàn wọ́n ni wà ní ìbáratu thaniya huwa mu'minun inda Allah fiha hukmun bil ghaib li'annahu la yadri an imanihi inda Allah torí pé kò mọ imani rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba wa huwa azhara al-iman ó fi imani hani fayakfi an yaqul ó tó kó innahu mu'minun so ó tó kó sọ pé mu'mini lòun walilahi alhamd èyí ma èyí ma ń ti sábà èyàn mọ̀ nǹkan tó ti sábákọ̀ nínú iṣẹ́ èyàn mọ̀ tí yíò fi parí tó bá ṣe kó clear pé tó bá ti wà lórí mẹ́rin ọ̀lẹ́ kó sí kúfùrù ni then kò lè pamọ́ nìyẹn náà yóò pamọ́ náà ni ṣètọ́nù ó jẹ́ kó pamọ́ náà ni so ṣètọ́nù ó jẹ́ kó pamọ́ náà ni mélòó mélòó láàrín tó yẹ pé kúfùrù ó kàn wọ̀nyẹn lẹ́mì fún one second tí kú bá kà mọ́ lórí ẹ̀kọ́ sí ti àníṣẹ́ ti ọ̀rọ̀ ìfẹ̀yìn ó lágbára ga ọ̀rọ̀ ká gbogbo èèyàn ló máa ń wò pé tó bá ti máa rẹ̀ ní sọ wọ́n bá wọn jà ní tó bá ti máa sẹ̀fẹ̀ máa ṣe kíní ọ̀n bá wọn jà ní kíní yẹn ti gbajúmọ̀ lọ́dọ̀ àwọn obìnrin gan àwọn obìnrin máa rò pé tó bá ti máa ṣe kíní tó bá ti máa bá gbogbo rẹ̀rìn máa bá wọn sẹ̀fẹ̀ ọ̀n bá wọn jà ní yes of course ó dá kíyàn tó jí kásá wọn yìí ọ̀gbọ́dọ̀ dé level ẹ̀sìn bọ̀yìn tó yí gbóhun mójútẹ́sìn ó mójútẹ́sìn alkiyama ma ń dẹ́rùbá èyàn burúkú lọ́la àwọn èyàn pé ah, ah, ah, àmẹ́fẹ́ ẹlẹ́fẹ́ ẹlẹ́fẹ́ dé tí débi dáwà àwọn yíò wà rẹ̀ lọ so bí bàbá kélẹ̀ so àwọn yíò wà rẹ̀ ní lọ yíò wà rẹ̀ wọ́n tún fọ́nà ọba sàwẹ́wà wọ́n tún fọ́nà ọba sí ẹ̀yẹ́ kúfúrú kúfúrú kan ń jàrọ ní dárùsù tàwídà ní dárùsù àkídà so kí ni a ní láti rera wa lé lórí a ní láti consciously rera lórí tẹ́rbíyà ò tẹ́rbíyà ò tí ìtàn nípa pèsè àwàdáyín káwọ́ bá sì dí kó nú ẹ̀sìn ọ̀nà ọba káwọ́ bá sì gbé kó níbi tó jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ohun tó jọmọ́ báyìí wallahi èyàn àtàyàn gan ọ̀bọ́n bẹ̀ wọ́n àbọ́n bá má wọn jàrọ ìmù mi ò bá ṣe number one most wanted èyàn wà ní àwọn top five nínú àìdá yìí láǹsọ̀ so nínú àìdá yìí láǹsọ̀ so ní tó bùkátà kéèyàn correct ni bí nature àwùjọ ṣe rí ni pé ẹ̀fẹ̀ ìwà like ìwà like ẹ̀fẹ̀ gan kódà mo rí pé àwọn haúsá náà like ìfẹ̀ mọ́ sẹ́fẹ̀ but kò tó ti Yorùbá àbẹ́ àfà síbẹ̀ náà ni so ẹ̀fẹ̀ àwọn ẹ̀fẹ̀ àwọn haúsọ̀ tó ti yorùbá àwọn ọmọdé làwọn lẹ́gbẹ̀ẹ́ àwọn yorùbá yorùbá ń sẹ́fẹ̀ lọ ní ma ṣe gbogbo ẹ̀sìn ọlọ́run kọ́kọ́ sáwẹ́wà kásẹ̀ gbogbo ẹ̀ so kíyàn sọ́ra gan so wala yaqul huwa mu'minun 'inda Allah sọ pé mùmínì lòun lọ́dọ̀ ọlọ́run ọba لأن هذا حكم منه على الغيب كما دجل لكوكول ليه لأنه لا يدري كما هل يختم له بخاتمة حسنة سوء تلوري دادا أو بخاتمة سيئة أبو تلوري أبو وني وقول الشيخين وني روان والمميجي رحمهم الله ومن قال هو مؤمن بالله حقا فهو مصيب أنتو باسقوا أنبا ونولا وبالودو هو مصيب هذا يتضمن الإيمان بالربوبية إليه بابو إليه كسنو إيمان ننو ربوبية رابا والألوهية والأسماء والصفات وبما جاء عن الله أتمنى تدو الله عز وجل وعن رسوله أو عن رسله ومثلها قول القائل أنا مؤمن ولله الحمد أو أنا مسلم ولله الحمد أو من, أو من الله عليه بكذا وكذا كما في فلو نيلي فلو ọfẹ́ sọ pé ó ṣe nǹkan ọlọ́run ọba jẹ́ kó rọrùn fún mi láti ṣe kò túnmọ̀ kó kíyàn wá lọ kó sí jàbìríyà o jàbìríyà pé ọlọ́run ọba fọ́ọ̀sì mi lára ọlọ́run ọba sóre fún mi láti ṣe bọ̀tọ́ bá ti wá dáburú pé mo ṣàìdá báyìí oye dáadáa ah ọlọ́run ọba jẹ́ kó rọrùn fún mi láti ṣe nǹkan báyìí báyìí lónìí ọlọ́run ọba jẹ́ kó rọrùn fún mi láti lọ tí ẹ lọ fíìsìtì rẹ̀ sílé ah ọlọ́run bá yí kọ́rọ̀ fún mi láti ṣẹ̀kẹ́ báyìí bọ́ tó bá ti dá burú èmi gangan pé a mo ṣe kí ni mo ṣàìdá báyìí báyìí nínú àwọn ẹ̀kọ́ tàwàhídì ni so tí yẹmọ́ ní pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala but àwọn èèyàn ara dáadáa kó sàfífi irú ẹni gbólóhùn ẹni tó bá sọ pé ana mu'minun walillahi alhamd aw ana muslimun walillahi alhamd aw manna Allahu alayhi ibi kadha wa kadha ṣe rọrọ ìfẹ̀yẹ èmi wò pé yorùbá èyàn ti ń dàgbà gan náà ṣe bí ó yẹ kí so bí ẹmọ sí ń dàgbà sílé yẹ kí ẹmọ fẹ̀fẹ́ lẹ̀ of course èyàn ti dàgbà but at least kì í ṣe bí ẹ̀yàn ṣe rí ní last year lèyàn ṣe rí ní ẹ̀yà àbí àbí ẹnìkan wà tó kan náà ni ó wà látijọ́ so go sí náà but ó yẹ kó ma dínkù ẹ máa rí pó tún pọ̀ sí gẹn ẹ máa rí pó ń pọ̀ sí ni ẹ máa rí pó ń pọ̀ sí ni wọ́n ni wa nahwa min al-ibarati allati tatadammanu ma'na al-iqrari wa shahadati ala ma ya'lamuhu al-'abdu min nafsihi fa wọ́n ni àti àwọn ọ̀rọ̀ míì náà tó kó ìfinkanilẹ̀ wa shahadati ìjẹ́rì ala ma ya'lamuhu al nafsihi nípa nǹkan tí ẹrú ma ń para rẹ̀ wọ́n ní kíni fàhíyà kíni fàhíyà jaiza wọ́n ní nǹkan tó ṣe kíni wọ́n ní nǹkan tó tọ́ ni so wọ́n ní nǹkan tó tọ́ ni insha Allah ta'ala naktafi bi hadha fi takhil al